نعم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله gbogbo ẹ̀yìn ni fún allah subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam lára nǹkan tí ó jẹ́ ojúṣe àwọn mùsùlùmí òun náà ni pé tí wọ́n bá rí ìwà ìbàjẹ́ kí wọ́n máa kọ́ eléyìí nìkan tí allah subhanahu wa ta'ala tí ó fi ròyìn al'umma yìí nínú Qur'an bákan náà nàbúwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún àwọn mùmíní wípé ẹni tó bá rí ohun tí ò bá tọ́ nǹkan tó jẹ́ ohun tó yẹ tako Islam kí wẹ́ẹ́ mẹ́ẹ̀ kó ṣe gbìyànjú kó yí padà pẹ̀lú ọwọ́ ẹ̀ tí ò bá tiẹ̀ lè yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ agbára ẹ̀ kó yí padà pẹ̀lú ahọ́n rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn ọ̀gá ìwà ìbàjẹ́ ìwà tí wọ́n kọ́ ní Islam ilé tó yẹ kí wọ́n kọ́ Òun náà ni ìwà àdádálẹ̀ àti àwọn ìwà ìgbé àdádálẹ̀ lẹ́yìn, ìkún àdádálẹ̀ lọ́wọ́, ìtàn àdádálẹ̀ ká láàárín àwọn Mùsùlùmí. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam, Allah subhanahu wa ta'ala ò fi àyè gba àdádálẹ̀. Allah subhanahu wa ta'ala ò fi àyè gba káwa Mùsùlùmí ká pín lẹ́gbẹ̀ẹ́gbẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ káàkiri káàkiri káàkiri. Ànábì Muhammad sallallahu alayhi wa wọ́n jẹ́ ká mọ̀ pé man ahdatha fi amrina hadha ẹni tó bá gbé àdádálẹ̀ sínú àlámọ̀rí tiwa yìí ma laysa minhu ń tó ṣe pé kò sí lára islam níjọ́ tó ń sọ pé islam ti pé kò sí ansarudin kò sí ń bẹ̀ kò sí nawarudin gbogbo àwọn ẹgbẹ́ bídà lọ́kàn ọjọ́ kan wọn ò sí ń bẹ̀jọ yẹn ẹni tó bá ń gbé nǹkan yẹn wá sínú islam allah subhanahu wa ta'ala kò ní gbà lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ o á dàá ẹni bẹ́ẹ̀ láyà tá a bá ti gbọ́ pọ́ìntì yìí yẹ pé àwọn kan báyìí ò tọ́ láàfin rí ìdí tó fi ṣe pàtàkì tó jẹ́ pé irú ọ̀rọ̀ Abu Khadija alinkitorin eléyìí tí wọ́n ń gbé káàkiri nípa ìmọ̀ bu ẹ̀yìn lu àwọn ẹgbẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ láwọn ẹgbẹ́ tó yẹ pé ó jẹ́ ẹgbẹ́ bídà ẹgbẹ́ àdádálẹ̀ lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tí Allah ti láṣẹ pé ká jẹ́ mùmínì ẹ̀yọ̀ kan ṣo ká má dá bídà kalẹ̀ ká má dá wọn ẹgbẹ́jẹgbẹ́ ká má dá wọn kalẹ̀ allah subhanahu wa ta'ala sọ fún wọn Qur'an pé wa'tasimu bihablillahi jami'a wala tafarraqu ẹgbà okùn allah subhanahu wa ta'ala hablu ẹ̀yà kan ṣọ́nà ní okùn ẹ̀yà kan ṣọ́nà ní wala tafarraqu ẹ má pín yẹlẹyẹlẹ ẹ má pín sí eléyẹ ahmadiyya ẹ̀yàn tẹ̀ ṣe mùsùlùmí actually so eléyìí tijaniya eléyìí kọdiriya eléyìí ansarudin eléyìí nawairudin eléyìí gbá eléyìí àwọ hablu ẹ̀yà kan ṣọ́nà ní kẹjẹ kó kàkọ́ okùn Allah subhanahu wa ta'ala ní aláǹdíká dìmú so àwọn tó wá jẹ́ lẹ́jẹ̀gbẹ́ tí wọ́n ti wá pín ẹ̀sìn wọn kélékèlé tí Allah subhanahu wa ta'ala tán ní ká má tẹ̀lé wọn gọ́sì àwọn léyìí wọ́n kọ́ṣẹ́ àwọn Yahuda àtàwọn Nasara ni àwọn ni wọ́n pín ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ innal ladhina farraqu dinahum wa kanu shi'a wọ́n ní àwọn tẹ́kún wọ́n pín ẹ̀sìn wọn kélékèlé yẹlẹyẹlẹ wọ́n wá jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run àlékọ́lá ń fọ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fọ wọn mọ́kò mẹ́ lasta minhum o ò ní kankan ṣe pẹ̀lú wọn rárá àti rárá nǹkan kan pẹ̀lú wọn ò ní kankan ṣe rárá àti so ó wá jẹun tó wá ṣèyàn lè mọ̀ tó jọ yàn lójú kò tún jọ yàn lójú láwọn apá ibìkan náà because ẹni tá a ti mọ̀ kó jẹ́ olùkúbédà lọ́wọ́ olùtànbédà akálábò kọjú àtẹlẹ ó kọ̀ tún jọ yàn lójú pé à ṣó tún dé lẹ́fù yìí náà ni ibi ìjọ lójú tó wà ń bẹ ni pé à tó bá tẹ̀ wá burú títí tó tó wá burú débi lẹ́fù ansarudin eléyìí ohun tó tó tó káyọ̀ lára lọ́pọ̀lọpọ̀ because lára àwọn ìfẹ́ mọ̀ọ́mọ̀ ìfẹ́ máa ti islam lulẹ̀ ni because ìmọ̀ pọ́n wọn níbí dàrẹ́ ìmọ̀ gbóríyìn fún wọn ìmọ̀ yìn wọn lára àwọn ọ̀nà láti ti islam ṣubú ni so kó tó di pé èèyàn bẹ̀rẹ̀ sí ṣàlàyé ọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ burúkú so eléyìí tí ọkùnrin fi ń ṣe ẹ̀yìn fáwọn àlùbídà ó máa dáa káwọn ká gbọ́rọ̀ ẹ̀ wò kí ẹ náà wò pé àwọn ah, tọkùnrin sọ náà ni kó tó di pé a bẹ̀rẹ̀ sí ṣe àwọn ìkànnì sí lórí àwọn ọ̀rọ̀ yẹn most populous church in Nigeria assume bóyá àwọn làwọn pọ̀ jù àwọn làwọn ṣe kíníkan ní Nigeria ẹ̀ tásárùdé o ẹ̀ tásárùdé o kàpítàlà rẹ jẹ́ ní gbogbo àwọn tó ṣètò àsárùdé ọlọ́ba sanwó lẹ́sàn dáadáa ọlọ́run mọ́ jẹ́ sanwó tán ìláyọ̀mù ìfẹ́sáàbù ọlọ́run jẹ́ pé jàmáìyà yẹn ọlọ́run jẹ́ tó dáa ju bó ṣe wà lọ àwọn tó bá kù fún wọn nínú nàkọ́ abẹ́lọ́nkọ́ ọlọ́run tó bá wa tún wọn ṣe jù bẹ́ẹ̀ lọ. a wọ́n gbìyànjú fún Islam àwọn ìlú tẹ́ lọ tí antum kàmọ́tọ̀kùlù ní sẹ́lẹ̀fì tẹ́yìn ò lè lọ àwọn mọ́sáàsì wà bẹ́ẹ̀ owó àwọn kan náà fi kọ́ bẹ́ẹ̀ mọ́sáàsì wà bẹ́ẹ̀ àwọn ìlú tó yẹ pé chọ́ọ̀chì nìkan lẹ̀ bá máa bá ń bẹ̀ ẹ́ bá mọ́sáàsì ànsárùdín ànsárùdín. náà gẹ́gẹ́ bí àwa náà ṣe gbọ́ nínú ọ̀tẹ́ ni sọ so ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́kọ́ ọ̀rọ̀ àdúrà bámú fáwọn tí wọ́n dá ẹgbẹ́jẹgbẹ́ yìí tó dà kalẹ̀ àwọn ẹgbẹ́ ìkalẹ̀ so ní ohun tó yẹ pé ìkọ́kọ́ dá ẹgbẹ́ kalẹ̀ ní islam ohun tó yẹ pé ó takò islam ni ká tó wá máa ṣe àdúrà fún yàn lórí ohun tó ṣe tó takò islam báwo lè ṣe possible kí ẹ mọ rọ àdúrà lẹ́yìn lórí lórí nǹkan lẹ́ni ṣe tó takò islam so tó bá tẹ̀ ní pé ah, mùsùlùmí ni wọ́n a lè ṣàdúrà fún wọn yes a lè ṣàdúrà fún wọn even though àwọn afọ máa ń ṣàlàyé pé àwọn tó wá jẹ́ àwọn ní bídà tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú bídà àwọn tí wọ́n ti ṣàdúrà fún wọn láàrin ìyàtọ̀ lọ́wọ́ because ìṣe àdúrà fún wọn publicly lára ohun tó yẹ kí wọ́n máa lérò dáadáa sí wọn nìyẹn tí wọ́n rò pé àkùn ah, tí wọ́n ṣe ń tó dáa ni kábọ̀ torí kì í kó kọ̀ ṣàdúrà fún wọn pé kó ṣàdúrà fún personality wọn pé èèyàn báyìí o ó ń ṣàdúrà fún wọn based on nǹkan tó ṣe tó tako Islam ẹ̀mọ́ tọrọ ẹ̀ dàbí bí pé kí ẹ̀ nǹkan máa mutí sìn ká máa ṣàdúrà pé ah Ọlọ́run bá a ṣe dáadáa fún ọkùnrin mu ọtí mu pọ̀ ah ah a máa mu ọtí lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run bá a ṣe dáadáa fún ah, ìyẹn ṣe ohun tó fi tó tako Islam Islam tako ká máa dégbẹ́lẹ̀ ká máa ṣẹgbẹ́ Islam tako kama pín kama pín islam yẹlẹyẹlẹ sẹgbẹ ẹgbẹjẹgbẹ islam tako ohun tó wá ṣe tako islam yẹn ló wá tó fi ń ṣe dùnà fún wọn lè rà tóbi la kí ló fi ń tó kìyànà ló fi ń tó lẹ́vù kìyànà and bí alága nǹkan tí àbúkọ̀ díjẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ tó sọ yẹn òun ni wípé àwọn tí wọ́n bá dẹ́gbẹ́ bí dáhà kalẹ̀ tí wọ́n bá dá ẹgbẹ́ àánú tí wọ́n bá dá kalẹ̀ wọ́n á máa gba láàdá ní láàdá déédéé gbogbo wọn tó ṣe bí dáhà lẹ́yìn wọn ó dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam sọ ni nígbà tí wọ́n ní pé man da'a ila huda ẹni tó bá pèpè lọ síbi nǹkan tó jẹ́ ìmọ̀nà so irú ẹni bẹ́ẹ̀ a máa ní ládá dídèdè ládá àwọn tí wọ́n tẹ̀lé wọn tó jẹ́ pé ládá yẹn ò ní dín kankan kù nínú ládá tó wọ́n tẹ̀lé wọn yẹn bákan náà ẹni tó bá pèpè síbi àná náà òun ló máa ní ládá ní ládá gbogbo àwọn òǹkà àwọn tí wọ́n bá tẹ̀lé wọn lórí àná yẹn ẹ wá wòye òǹkà àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn olórí bídà yìí àwọn tó gbé àwọn bídà yẹn kalẹ̀ láìpẹ́ àti wọ́n ti dá ẹ wòye àwọn tó ń tẹ̀lé wọn so eléyìí wá wá nǹkan tó fẹ́ ṣe tì tí oògùn tó fẹ́ ṣe nínú Ramadan so nígbà tí wọ́n ti di àwọn èṣù so wọ́n ti dè wọ́n lẹ̀ pápátá wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ so òwò àwọn òpìkà wọ́n yà gbá pé iṣẹ́ òun èṣù mọ waste ẹ̀yẹ́ kí n kọ́ máa kún òṣù lọ́wọ́ ẹ̀yẹ́ máa tàn bí dá àwọn ká because iṣẹ́ tẹ̀sùn ṣe kó tàn bí dá àwọn ká lára iṣẹ́ tó ń ṣe nìyẹn so o tó wá ń bá tàn ká yẹn so èṣù máa replace èṣù máa ná bàfẹ́ èṣù ni ìfẹ́ máa jẹ́ igbákejì èṣù bí máa tàn aburú ká lórí ilẹ̀ ni Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú sọ́ọ̀tún Nahl ẹ pé nígbà ń pa àwọn tó pé wọ́n wọ́n jẹ́ adarí àti olùdásílẹ̀ aburú fáwọn èèyàn Allah sọ pé liyahmilu awzarahum kamilatan yawmal qiyamah àwọn ẹni yìí wọ́n á gbé àwọn awzari wọn àwọn àjàgà irú ẹ̀ṣẹ̀ wọn wọ́n á gbé completely lal qiyamah wa min awzari alladhina yudillunahum bighayri ilm wọ́n á tún á gbé àjàgà irú ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn lórí ìwà burúkú tí wọ́n wù lórí ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n dálẹ̀ lórí bídà tí wọ́n dálẹ̀ lórí àwọn ẹgbẹ́ àna tí wọ́n dálẹ̀ wọ́n tún á tẹ̀lé wọn alàṣà àmì àyẹ̀sìbò ah ó máa bú jáì tí wọ́n máa dìlé ra wọn lórí ń bí ẹ̀rùn ẹ̀ṣẹ̀ o so irú àwọn tó wọ́n wà ní gbogbo báyìí làfáà tí wọ́n bọ́ síta ló tún wá ń pèsè wọn irú pèsè wo nìyẹn irú pèsè wo nìyẹn so ohun tó wá fi tan wọn yẹn jẹ níbi mọ yìn wọn níbi mọ gbóríyìn fún wọn òun ni pé ẹ wọn kọ́ mọ́sálásí síbí wọn kọ́ sọ́hùn kódà kíníkan kíníkan ah gbogbo ohun tó fẹ́ fi yìn wọn yìí àwọn ò ṣe tán wọn níbi dáhà pinlẹ̀ àwọn because àwọn ilé ò tí ẹ̀rí ìbádà ṣe kí ló ń pè ní ìbádà tánà wọn ṣe mọ́sálásí àwọn gan ṣe bí ijó àti ìlú ni wọ́n kó musical instrument wá sí mọ́sálásí bámú tí wọ́n sì mọ ṣe music concert ní mọ́sálásí tí wọ́n mọ lùlù sam ní mọ́sálásí o mọ ohun tí gbàtí anábì sọsọlá tí wọ́n ròyìn àwọn kàwárí jì ni pé àwọn sọ̀hábà wọ́n á fojú kéré àwọn sọ̀ láti wọn àwọn ìran wọn wọ́n á fojú kéré lẹ́gbẹ̀ẹ́ ìran wọn kàwárí jì wa ma'a dhalika anábì sallallahu alaihi wasallam wọ́n fi ìbádà yẹn wọ́n fi tàbùkù wọn ni wọ́n fi yìn wọn ohun tí wọ́n tọ́wọ́ bá wọn tí àwọn uh, khawarij kójọ tí wọ́n bá pé wọ́n fi ń ṣe ìjọsìn fún allah subhanahu wa ta'ala òjíṣẹ́ allah sallallahu alayhi wa sallam wọn ò fẹ́ wọn ìjọsìn yẹn wọn wọn tún fi ń tàbùkù wọn ni ṣùgbọ́n Abu Khadija ń táwọn níbi dáa ń ṣe bó ṣe yẹ pé àánú náà tó tún dá lọ́pọ̀lọpọ̀ wọ́n tún fi ń yìn wọn ni ìgbà pé ìwọ́n kọ́ mọ́ṣáláṣí síbi wọ́n dẹ̀ pọ̀ ha àwọn tó kádùn yẹn tó pọ̀ tó bá wọnú náà sí kò yẹ kó ìbànújẹ́ sí ni dédé kí wọ́n pọ̀ ngan ìbànújẹ́ ni pé ha àwọn tó pọ̀ tó báyìí lórí àná nìyí ní tí wọ́n bá ìbànújẹ́ ni pé àwọn èèyàn pọ̀ lórí àná so kí wá ló kí ni kí pop kí ni kí ni aspect yíyàn tó wà mẹ́gẹ̀gẹ̀ náà because kò clear àwọn èèyàn pọ̀ lórí ìsọ àwọn èèyàn nù lórí ìwà nínú àrùn ó tún wá ń sọ pé àwọn pọ̀ ṣé wọ́n pọ̀ ṣiṣẹ́ nǹkan dáadáa jẹ́ fún wọn ni àbí aburú ló jẹ́ fún wọn aburú ló jẹ́ fún wọn àfa yìí aburú ló jẹ́ fún wọn náà kí ló kí ni pọ́ìntì yíyìn tó wà nù ọ̀rọ̀ ẹ̀ sìn ah, ah, àwọn khawarij wọ́n ń ṣe àwọn Allah sallallahu alaihi wasallam ṣe mọ́ fún because ó padà máa jò lójú pé kí ni àbúkọ́ ìjà máa fẹ́ gbà mí kókò mọ̀ èèyàn níbi dá kí ló fẹ́ gbà mẹ́ kí ló fẹ́ gbà mẹ́ gbogbo ibi tó wá sí lọ báyìí o ṣáàwọ́ níbi dá kan praise mẹ́ gbogbo lọ síbi praise àwọn níbi dá bẹ́ẹ̀ ni at the same point máa fẹnu fa àwọn oníṣúná máa fẹnu fa àwọn wálẹ̀ ìjọ òní ló bọ́ síta ó ní ah professor k o wíà ẹni yẹn ó mọ olúgọ ẹni yẹn ó mọ gbá ó mọ àwo kíníkan kíníkan ìkòkò ẹ̀gbọ́n ṣàṣùn ó ṣàkógbò ẹ̀ kalẹ̀ professor k lè ti ń wí yìí professor k gbà pé àwọn àṣà ń wá àlùsùn náà ni wọn o òun gbà kan àwọn Ikhwanul Muflisin ó ní ahlùsúnà ni wọ́n o kódà gbọ́ wọn Saidi Shittu ó wà pé ahlùsúnà ni wọ́n àwọn Jamiu Ajagunwa wọn tán nípa àlèmọ́ jájá àlèmọ́ ṣòwájá tí wọ́n kàfàrọ̀ Ibn Taymiyyah kàfàrọ̀ àwọn afásúnà kàfàrọ̀ Ibn Baz pọ̀wọ́sọ kégbà pé ahlùsúnà wọn kò pé mùsùlùmí ni wọ́n nìkan ahlùsúnà ni wọ́n ni pọ̀wọ́sọ kégbà wọn sí o ìwọ́ sì bọ́ síta olùgbé bọ́kẹ̀tì ẹ̀yìn òwẹ̀ sí ìdálé wọn lórí ó sì bẹ̀rù ọlọ́run ọkàn yìí ó sì bẹ̀rù àti sùn ó máa padà wà ní sáré ìwọ nìkan ṣo ó padà dúnwọ́jú Allah subhanahu wa ta'ala tí ò ní sí gàgà láàrin wàtà Allah subhanahu wa ta'ala ìwọ̀n nìkan ṣo kò ní sí òun gbé fọkàn kan láàrin méjèèjì kò ní sí ẹni tí mo bá sọ pé àwọn tààlà sọ nìyí ìwọ̀n nìkan ló mọ̀ dádúró so o ṣe tán láti dúnwọ́jú Allah subhanahu wa ta'ala láti dìfẹ́ǹdì gbogbo yínyìn tó fi yàn wọ́n níbi dáhàyè tó ti wọn a ti máa fi sáì fa inú wọn a ti máa fa wọn ní súnà láti máa fa wọn wálẹ̀ níbi náà sí kí ló tún fún o tún fẹ́ àtúwẹ̀ tó fa àwọn tó súnà o tún fẹ́ fa àwọn wálẹ̀ tó fẹ́ pèsè níbi dáa ṣé o mọ̀ gbogbo iṣẹ́ ń jò ní iná nìyí ẹlẹ́lẹ́ni tó ti ra tó ti ní tó ti gbajúmọ̀ láàrin àwọn èèyàn pé à ẹni yóò ó ní àga o ó ní gbá ó láwo tó ti gbajúmọ̀ láàrin àwọn èèyàn o sì dé tó ti fẹ́ fi tó fẹ́ fi fa àwọn afa súnà sẹ́yìn tó fẹ́ fi fa tó ti fẹ́ fi fa sókè ló padà tó àṣírí ní tìǹsì tàwọn gba pé à àwọn àga generally àwọn yẹn jókòó sí mọ́sílù náà bá wí ó padà tó àṣírí rẹ̀ náà ni ó padà tó àṣírí rẹ̀ náà ni so kí ni wàhálà kí ni wàhálà so ohun tó wọ́n tó tí ọkùnrin wa ń ṣe yìí ní àbúkọ̀rí àti wa ń ṣe yìí àwọn ipò ó tako ìṣesí anábà Muhammad sallallahu alayhi wa sallam ó tako tàwọn sọ̀hábà ó tún wá tako wọn àfọ ní hadith tó máa ń fẹ́ ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ wọn gbogbo àwọn oníbídà tí wọ́n wà láyé mọ́mọ́ Ahmad ṣé bẹ́ẹ̀ náà lọ́wọ́ níṣẹ́ olóore tí wọ́n ṣe ni so ẹ̀ o tí ì kárí pé bísíkìlì mọ̀gí sí òun àtún máa rọ́ dà wọ́n ẹni àná a máa rọ́ dà khawarij so o gbogbo wọn tó yọ níbi àti tí alimami ahmed rahimahullah ta'ala tí wọ́n tí wọ́n ń kìlọ̀ kúrò lára wọn pé kọ́ni súnmọ́ wọn so o mọ ti kà pé àwọn náà níṣẹ́ orí tọ́wọ́n náà ṣe ni ṣùgbọ́n ta ló wá rí náà afa sunna tọ́wọ́n ń pèsè wọn fún ṣe lórí tí wọ́n ṣe yẹn pé ah kódà yín sáláfí gan ẹ̀ ṣe tó wọn ìwọ̀n lé ibi tí wọ́n dé àwọn lé ibi tí wọ́n dé ẹ ṣe àrà irú ìwà pàlàpàlà ò nìyẹn irú ìwà burúkú nìyẹn ìwà tó dojú ti ni ìwà tó burú jáì ìwà tó takò súnà àwọn tó bí láì nà ṣètò àwọn ọjọ́ kódà lẹ́gbẹ̀ẹ́ mọ́mọ́ ahmed wọ́n fẹ́ mọ́ pé Harith al-Muhasibi ẹ ó fẹ́ ní ìjọsìn kan tó ń ṣe wọ́n tún ní rárá ah, lẹ́ni yìí bídà tó wà lọ́wọ́ rẹ̀ ó ju lẹ́vù ohun tó ń sọ tó ń sọ so because nísìnyí ìwà tó ń sọ pé wọ́n kọ́ mọ́ṣáláṣí ohun tí music concerts tí wọ́n kó bá ń dí drum set tí wọ́n fi ọ̀wọ̀ tó yẹ kó máa bẹ fún àwọn mọ̀sáàjì tó ti fi ń takò òwò àwọn yẹn o for example sìn ó láwọn branch àwọn Saudi ní tó wà ní Kano nínú àwọn nǹkan tó wọn bá yá send àwọn kílòkọ rẹ wọn àwọn flyers wọn wọn lé wọn fẹ́ ṣe wọn fẹ́ ṣe wọn fẹ́ ṣe Ramadan lecture wọn fẹ́ ṣe Ramadan lecture ẹni tí wọ́n pè wá oníbàárìzì báàgì tí mo ń fi Allah subhanahu wa ta'ala ṣe yẹ̀yẹ́ eléyìí ọ̀rọ̀ ọdún mọ́ntì ṣì ni o kódà tí máa ṣe pé àná ọ̀rọ̀ ni wọ́n ṣe gan àbí bí wọ́n pé last week wọ́n ṣe àbí pé last week ni sọ̀rọ̀ mọ́ntìtà wà náà sí ni o so Barizi tí wọ́n fi Allah subhanahu wa ta'ala sí yẹ̀yẹ́ tí wọ́n fi àwọn màláìkà sí yẹ̀yẹ́ tó yẹ pé Allahul musta'an kálá aṣọ akómi kúfù lọ́wọ́ rẹ̀ kálá aṣọ akómi kúfù ni so wọ́n ń pè wá sí mọ́sálásí ọlọ́run ọba kọ́ máa dáhùn yẹn lẹ́kọ̀ọ́ eléyìí sìn kí ni praise wà mẹ́bàá ìfòrìsà mọ̀ sí ìtàn Islam wa káwo ni wọ́n tán ẹ pè lábẹ́ tẹ̀kọ́ sí Islam tẹ́ ń faṣọ Islam bójú tẹ́ ń pọ̀ síbi zandakọ̀ ẹ̀ ń pọ̀ síbi ìmàbú Allah subhanahu wa ta'ala so kí wá ni kí ni púpọ̀ sí praise wà mí sìn àwọn ilé wà tí ń sọ pé wọ́n kọ́ mọ́sálásí wọ́n kọ́ mọ́sálásí kò sọ wọ́n máa ń ṣe ìjábdé o kò sọ wọ́n ṣe ìjábdé o wọ́n ń ṣòkú o wọ́n tún máa ṣe ìrántí ìrántí ọdún kan ìrántí ọjọ́ mẹ́jọ ìrántí forty one days fáwọn òkú o ẹni tó jẹ́ former missioner wọn aláàjì kan báyìí tó wọn àbádọ kan báyìí tó jẹ́ former missioner wọn àfàmọ́ lálà sí ìjọba sámsám níta àwọn agbani o máa lálà sí ìjọba bó ṣe wọ́n ni o so òun níbi dáwọn onírin ẹ̀ràn ìtọ́ ń pè ní àmì family wọn jamiu àmì family wọn náà òun náà bọ́ta náà ńlá wọn tó máa ń pè náà làwọn yẹn náà tó máa sọ pátípátí mẹ́ẹ̀ so gbá sàlátù káàkiri ní around last year ó ní ìkànnà ọ̀bọ̀gọ́dà tó wà ní tó wà lẹ́kọ̀ọ́ wọ́n send picture sí mi pé àná àwọn ẹgbẹ́ ansarudin tí abúkọ̀díjà ń pèsè iṣẹ́ àní wọ́n fẹ́ ṣe ọdún ìkórè ọdún ìkórè adult festival bí adult harvest lọ́wọ́n pé adult harvest thanksgiving tó yẹ pé àwọn tí wọ́n mọ̀ tó ti máa ń ṣe tipẹ́tipẹ́ àwọn christian ni àwọn christian tó fẹ́ fi wọ́n wé àwọn lè tún tẹ̀lé wọn christianity lẹ́yìn pé wọ́n tẹ̀lé christianity from the aspect of pé wọ́n pín ẹ̀sìn yẹlẹyẹlẹ wọ́n dá àwọn ẹgbẹ́ oríṣiríṣi wọ́n dá wọn kalẹ̀ wọ́n tún wá ń tẹ̀lé wọn pẹ̀lú ẹ afẹ́sọdún kórè afẹ́sẹ adult adult harvest afẹ́sẹ ah, ṣé yẹn sìn kí ni kí ṣe wọ̀ lè tẹ́ pé kí ni lọ́wọ́ gbójú kó kalẹ̀ ẹ special Quran prayer special kíníkà kíníkà prayer request àtàwọn bí dá oríṣiríṣi tí wọ́n fi àwọn mọ́ṣáláṣí lọ́pọ̀ kọ́ yẹn tí wọ́n fi wọ́n ṣe tí wọ́n fi wọ́n kọ́ ọ̀wájà bí náà yẹn ó wá wò yẹn wọ́n kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́ wò àwọn tóbi láì mi àṣetán ọ̀nà ọ̀jìn so gbogbo yẹn gbúdọ̀ mọ̀ pé action tàbí Khadija tàbí Khadija ṣe yóò ohun tó yẹ kó tako súnà sámúni ìkọ́nà àwọn sálàf Rafi ibn Ash'as wọ́n ní pé min uqubati al-fasiqi al-mubtadi' alla tuzkara mahasinuhu lára ìjìyà tí ń bẹ fáwọn oníbídàṣẹ́ alla tuzkara mahasinuhu àwọn dáadáa tó bá tiẹ̀ ṣe tó bá yẹ kó ṣe dáadáa ni o kì í ṣe tó yẹ kó tún balẹ̀ jẹ́ o tó ń fọ́n bídà káàkiri o tó bá tiẹ̀ ṣe ni o àìkí mẹ́ńṣọ̀n rẹ̀ kábà tó yọ ọ́ lè kọ́ tọ́tọ́n tó yẹ pé abú lọ́tọ̀ ẹ̀ fi ba gbogbo nǹkan jẹ́ mọ́sálásí tí wọ́n kọ́ náà láti fi dàn kọ́gbọ́n wọn lójú láti fi kó wọn sínú bídà náà alimami Barbahari wọn tó kà tán ìfẹ́ gbọ́ sí tinú tó wọ́n fẹ́ náà ṣàlàyé gan bọ́ ṣe máa dájú àlàyé gan kodò náà mọ́ wákàkiri àwọn tóbi láì mẹ́ṣẹ́ tán lọ́jẹ́ alimami Barbahari wọ́n mẹ́ṣẹ̀ nínú tíra wọn Sharh Sunnah so wọ́n ni wà qala al-Fudayl ibn Iyad alimami al-Fudayl ibn Iyad lára àwọn táwọn náà nìyẹn lára àwọn so wọ́n sọ pé man azzama sahiba bid'ati ẹni tó bá ń bá bàrà oníbídà tí máa ń pọnlé tí máa ń gbé gẹ́gẹ́gẹ́ ah àwọn ẹni yìí ṣẹ́ẹ̀mọ́ ni kò tó wá di ìgbẹ̀yẹ̀wé ó ti wáyé báyìí ah Ansarudeen kí ni ó ti bídà ó ti wọnú sàlẹ̀ ọkàn ẹ̀ lọ ó ti jinlẹ̀ sí sàlẹ̀ ọkàn ẹ̀ wíyẹ ah Ansarudeen pé ah ẹ mọ ẹni yìí ó ti bàbàrà wọn gẹ́nu ọkàn ẹ̀ gan èèyàn pàlàpàlà yìí so wọ́n ní man azzama sahiba bid'ati ẹni tó bá bàbàrà oníbídà fakọ́d àhánà àlà hadmil islam irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti kún ètí islam ṣubú ìwó islam lulẹ̀ ó ti kún lọ́wọ́ àwọn àsáwò sálàfù tí wọ́n kí fẹ́ gbọ́ nìyó wọ́n a máa sáré pé ẹ ọ̀rọ̀ táwọn afá tó wà ń sìn tí wọ́n sọ oníkẹ́ múwa kí ẹ múwa kìnníkà kìnníkà ok àwọn afá tó wà ń sìn náà wọ́n takọ̀ wọn sálàfù bẹ́ẹ̀ sheikh sọ́lí fawzan wọ́n ṣàlàyé ọ̀rẹ́ nínú sharhu reason tó fi sọ bẹ́ẹ̀ ni pé àníbídà ó larimọ́ islam báyìí ni opposite islam ó tako islam sam fa idha shaja'ata al-mubtadi'a faqad a'anta ala hadmi islam tó bá wá tó bá ń gbé òṣùbà kárí fún aládàdálẹ̀ fún nífẹ̀ẹ́nu pé à ah, kóyá ó ṣe dáa ọkọ mọ́sálásí síbí ọkọ mọ́sálásí kódà àwọn oníṣúná gan tán kílèmù sàlàfíà gan wọn ṣètò ọ̀gọ́dà bọ̀ wàá fà mùkúndò ojú òní ni tó ní ẹ gbogbo àwọn mùsábàkọ̀ àwọn oníbí alábàńbẹ̀ àwọn oníṣúná bẹ̀ kí ni kí ni iṣẹ́ tó fi wọn súnà nìyẹn ni ṣé mo sábà kan fi wọn súnà so kọ́sà máa kọ́sà máa kẹ́ máa gbóṣùbà fáwọn oníbídà ó ti wà nù ẹ̀jẹ̀ yín kò sí ẹ̀ lè ṣe kẹ́ má ṣe báwọn bí ẹ̀yin mọ̀kóńdò wọlé ní ẹ̀yin àwọn ilé àlátúkọ́ dìgì lọ́la ó wá pọ̀ pàlàpàlà báwọn so wọ́n ní sheikh fasan sọ pé fàyídá ṣàjá àtàlì mọ̀tẹ́dìá tó bá gbóṣùbà kárí fún aládàádálẹ̀ fàkọ́d àǹtà aláhàdìm islam ìwọ́n náà ti ṣe ìkúnlọ́wọ́ láti ti islam because islam òun náà ni sunna wa sunnatu hiya islam bó jẹ́ pé sunna gangan náà ni ojúlówó islam eléyìí tí allah subhanahu wa ta'ala fi ká ṣe kama sabak gẹ́gẹ́ bá ṣe síwájú falwajibu ala al-insan ohun tó wá jẹ́ ọ̀ranyàn lérí èèyàn alla yu'azzima ahla al-bid'ah òun náà ni kó mú mọ ẹgbẹ́ àwọn oníbídà kó mọ ẹgbẹ́ wọn tóbi kó mọ ẹgbẹ́ wọn ga kó mọ gbóṣùbà rabandẹ rabandẹ fún wọn wájìbù lọ́pẹ́ o so àbúkọ̀ ìjọ òkèlú kọ́ kọ́ láfa ilé kọ́kọ́ yapa ilé iná ó takò ilé straight because nísìnyí àwọn èèyàn ojúpọ̀ náà wọn ó ti ń ṣe pé nǹkan yìí náà fáyín fáwọn èèyàn so àwọn òjókòó bá rì sí tí wọ́n ń gbé kalẹ̀ àwọn èèyàn ní àbúrò àti wọn lọ síbẹ̀ tí àwọn alòjókòó bá rì sí tó ló ń bá wọn fọlọ́ Allah ṣe ẹ̀yẹ́ ń bẹ̀ ṣé kò di kèfèrí ẹ́n ó sì ṣàánú àwọn mùsùlùmí ọkùnrin kí ló fẹ́ gbà mí kó ti Islam lulẹ̀ kí ló fẹ́ gbà mí kó sọ àwọn èèyàn nù gbàtàfà ìkọ́kọ́ sọ̀rọ̀ yìí ìsinú àti ìjàta ló sọ̀rọ̀ àbí ọlọ́sọ̀ náà ọmọ ya kan screen record lórí ibi tó ṣe live page wọn sẹ́ndẹ̀ ìgbéyàwó yìí tún ti bẹ̀rẹ̀ pálapàla báyìí tó kọ́ náà but torí Ramadan àwọn ètò lọ́kànjọ̀kan kò jẹ́ kí wọ́n ráyà tètè ara ìsàn kankan sí wọ́n á rí i pé àwọn tí wọ́n tún wá tí wọ́n tún ponú àwọn èèyàn tí wọ́n tún tutù tí wọ́n tún dẹ̀ nù àwọn èèyàn àwọn bá tún lọ gé síta wọ́n bẹ̀rẹ̀ sí fún káàkiri Facebook lára àwọn àwọn ara wọn ni ìtàn pé ní afáṣẹ́wò yẹn kò ní làákàyè pa ó ó dẹ̀gàn ó dẹ̀gàn Allahu musta'an ó ponú lọ́pọ̀lọpọ̀ so àwọn bá tún gbé síta kí ni point kí ni point gbé síta àwọn èèyàn máa tún wá sábẹ̀ bá mú túbẹ̀ sí yàn wọn sáàkùdín ah ládùúgbò àwọn wọ́n ṣe gbá ní kíní kàkìtì kan ẹwú ẹwú nàtíjà ẹwú rìsọ́ọ̀tì ìwà gẹ́gẹ́gẹ́ tábù kọ́ díà kọ̀ra ọ̀rọ̀ tó kọ̀ra sọ ọ̀rọ̀ how many seconds tó kọ̀ra sọ ẹwú nàtíjà ẹwú rìsọ́ọ̀tì padà ń bì ẹwú rìsọ́ọ̀tì àwọn tóbi láì fi ṣètò ọ̀nà rọ̀jì ah ọkùnrin yẹn ah òun nu ọlọ́run so wọ́n ní n tó jẹ́ wájìbù lórí èèyàn ni pé kí ni o mọ́ mọ́ bá wọn gbé níbi dà tóbi o wala yamdahum mọ́ mọ́ kéèyàn máa yìn wàlà yuthni alayhim wọ́n máa dá ẹ̀yìn wọ́n máa bu ẹ̀yìn lù wọ́n a wọ́n ṣe bá wọ́n ṣàwọ̀ wal an kama tasma'un min madhil kuffar wal yahud wan nasara bí ẹ ṣe máa ń gbọ́n sí náà táwọn kọ́lá tó wọ́n máa ń yí àwọn kìfìrí tí wọ́n máa ń yí àwọn Júù wọ́n yí àwọn kírísítẹ́nì wàtànáyà aléhìm tó wọ́n bú ẹ̀yìn rí wọ́n annahum ashabu taqaddum àwọn eléyìí kódà wọ́n ní civilization wọ́n ní modernization kìnnìkan kìnnìkan ọlọ́run tó wọ́n tó yẹ máa ṣe so ilà àkè bá yàkùnrin gbogbo tó máa sọ yẹn náà hadha min ashaddi nifaq wal iyadhu billah kí ẹ máa yan àwọn kèfèrí lára àwọn ashaddi nifaq yàn báwo wá ni ìwà yàn níbi dáná báwo wá ni yàn níbi dáná bọ́sù kèfèrí sì yàn yàn máa gbóni kèfèrí ni ìgbà tán jẹ́ pẹ̀lú pé yàn kan yin kèfèrí ó lè máa lọ fà lọ títí tó ìgbà tán jẹ́ pẹ̀lú pé téèyàn kan máa yàn níbi dáná because níbi dáná yóò gbà ṣe mùsùlùmí ẹgbẹ́ wa náà ni ṣe mùsùlùmí ẹgbẹ́ wa náà ni so lára ṣàlàyé pọ́ìntì yìí alimami Shatibi rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé ẹnu al-i'tisam so wọ́n alimaashi ilẹ̀ mubtadi'in wàlmùwákìrì له معين على هدم islam wọn náà ti ń lọ sọ́dọ̀ níbi dáa tí lọ ń yun níbi dáa tí lọ ń kún níbi dáa lé so òun náà ti ń kún wọn lọ́wọ́ láti ti islam lulẹ̀ o so wọ́n ní ọ̀rọ̀ nípa pé ẹni tó bá sọ́dọ̀ níbi dáa tó bá ń kún lé so òun náà ó ti ó ti ti islam lulẹ̀ àwọn ẹ̀gbá tó ń gbà níbi ọ̀rọ̀ yẹn so àti kàá àti ọlọ́run ti mú wá síwájú so wọ́n ní wàgúwìyà aidan mọ̀fọ́n bákan náà wọn kan gbà wá so even though hadith yẹn fẹsẹ̀ rinlẹ̀ ipe man ata sahiba bid'atin yuwaqqiruhu ẹni tó bá lọ bó ní bídà kan láti pín bídà ilé faqad a'ana ala hadmi islam ìwúfẹ́ níbẹ̀ ti kún wọn lọ́wọ́ láti ti islam lulẹ̀ wọn ọ̀hún gbà wá wa an hisham ibn urwa wọn gbà wá tọ̀dọ̀ hisham ibn urwa ipe òjíṣẹ́ allah sallallahu alayhi wa sallam sọ man waqqara sahiba bid'atin faqad a'ana ala hadmi islam ipe ẹni tó bá pín ní kan lé irú ẹni bẹ́ẹ̀ ti kún wọn lọ́wọ́ lórí ìtì islam lulẹ̀ àwọn àwọn yóò fẹsẹ̀ rinlẹ̀ àwọn àdìtì ní ìṣàfitì wọn sọ́dọ̀ ànábì wọn fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ohun tó tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ ànábì wa wọ́n ní wàyù jami'uha fil ma'na ohun tó kó papọ̀ níbi ìtumọ̀ tó tó kó papọ̀ níbi ìtumọ̀ mà sahha min qawli léyìí tó rinlẹ̀ látọ̀dọ̀ ànábì kí là ànábì sọ ànábì sọ pé man ahadatha hadathan ẹni tó bá dá àdádálẹ̀ kan lẹ̀ o àwọ̀ àwa muhdithan àbí ó lọ ń tọ́jú oníbílà kan ó lọ ń fi ń pamọ́ ó lọ ń ẹ̀ ó lọ ń àtàwọn túmọ̀ tí a wà tó mọ́ ní a padà sọ̀rọ̀ débẹ̀ wọ́n ní fàálẹ̀ yìí la ànátúwọ̀ ìbí dandan ọlọ́wọ́n ba ìgbé ọlọ́wọ́n ba kó máa bẹ́lẹ́ gbẹ níbẹ̀ wal malaikati àti ìbí dandan àwọn màláìkà ìgbé àwọn màláìkà kó máa bẹ́lẹ́ gbẹ níbẹ̀ wan nasi ajma'in àti ìgbé gbogbo yẹn so wọ́n fẹ́ ṣàlàyé man awa muhdithan yẹn pé kí ni ó tún sọ ń bẹ̀ wọ́n ní ṣe kẹ́límọ̀ ìwá ò yòjá mẹ́rùn tàwùkìyẹ ó kó sínú ká máa pọ́n ẹ̀lẹ́ ayẹ́pẹ́ alẹ́ tú hadith yẹn sí pé ẹni tó bá pọ́n níbi náà àlẹ́ fa alayhi la'natullah so ó kó sínú pé ẹni tó bá pọ́n níbi náà àlẹ́ o kí láàánà ọlọ́run kó máa bá níbẹ̀ alẹ́ṣàlàyé bẹ̀ wọ́n wájú zalik so ohun tó dẹ̀ fi wájú tó yẹ pé àwọn tẹ́lẹ̀ fi ṣe sí òfitọ́ tó fi burú jáì lè anna al-mashya ilayhi ìlọsọdọ̀ níbi náà nìyí wà tàwùkìyẹ wà láhùn kí a máa pọ́n lé o ta'dhimu lahu li ajli bid'atihi ìmọ̀ gbéga ló ẹgbẹ́ tó dákalẹ̀ torí àwọn bídà tó ṣe gangan torí àdáda tó dákalẹ̀ ní because nísìn kìí pé personality àwọn tó dá ànsárùdì yàbá wọn ànsárùdì generally ní àfáàmù sọ̀rọ̀ pa wọn sìn bídà tí wọ́n ṣe gangan afáfin wọn ẹgbẹ́ tẹ̀ dálẹ̀ gangan náà mo fi yìn ìpín Islam yẹlẹ̀ ilẹ̀ náà so a ní وقد علمنا أن الشرع يعمر بزجره وإهانته وإذلاله أتتم كشريعة ó pa àwọn aláṣẹ wípé àná níbi dáhà sẹ ẹni tí wọn ń zàjárẹ ni wọn ẹni tí wọn ó dẹrù bàbá àwọn tó ṣe yóò tọ́sẹ̀ ẹni tí wọn wọ́n lẹ̀ yẹpẹrẹ ni àwọn tó ṣe yóò bá mu so àti under mention nǹkan tó pé níbi yorùbá jẹ́ àwọn ìlú islam wọ́n lè fi yẹpẹrẹ àwọn tó bá jẹ́ oníbi dáhà bẹ́ẹ̀ wọ́n tó tẹ̀síwájú wọ́n ní wà aidan fàyínà tawqira sahibil bid'ah madhinnatun limafsadataini ta'udani ala al-islam bilhadm àti pé ìmọ̀ pọ́nibídà lẹ́nu yìí ohun tó kọ̀ lọ́mọ sí aburú méjì kan tí ó padà wá fa pé yàn tí islam lulẹ̀ ní padà lídìí sí ihdahuma alákọ̀ọ́kọ́ mbẹ̀ òun náà ni iltifatul juhali wal amma ila dhalika tabqir ìdá ojú àwọn tí wọ́n jẹ́ láìmọ̀ kan àwọn tí wọ́n kéwú so ìdá ojú wọn kọ ibi máa kún níbi dàlẹ́ yìí fa ya'taqiduna fil mubtadi'i annahu afdalun nas wọ́n máa wò pé ah nínú tó fi ń lóore jù náà àwọn èèyàn àwọn níbi ah ẹ̀mọ̀ wọn sáwọ́dì ni so wọ́n ṣiṣẹ́ o kó tó wá fa ṣáánù wọn tí wọ́n sọ pé sálàfí làwọn tó wá fa ṣáánù wọn wálẹ̀ pé ya ah, ẹ tẹ́ ń kílèmù sálàfí yà ránṣẹ́ ẹ bí tẹ́yìn olè dé àwọn mọ̀ ní tọ́yìn bá gbọ́ pé ah min afdali náà sì ni wọn so wa annama huwa alayhi khayrun mimma alayhi ghayruhu àti pé ohun tó ní bídà yẹn wà lórí ẹ̀ ó lóore ju ohun tí àwọn ẹlòmíì gan wà lórí ẹ̀ lọ pé ah ẹni tó bá gbélé yín sìn ẹni tó ti ń ṣe lecture fún tẹ́lẹ̀ pé à fansagode nkalẹ̀ fansagode nkalẹ̀ wá ṣe súnmọ́ tó wá gbọ́ ilé ìtàn sọ yìí yóò ní tábà tẹ̀ ní mistake because àbọ̀kọ̀yà kò kàrà fẹ́ni water down àwọn àna tí wọ́n ní lọ́wọ́ pé àwọn ọ̀nà kọ́ ìsàn kò tó sọ Yorùbá ó sọ yẹn ní àrọ̀bíyà àwọn àwa àmọ̀ àtàwọn aláìmọ̀kan wọn lè mọ̀ sọmọ yẹn ti wọn nàkọ́ ìṣẹ̀lẹ̀ ni yìí pé àwọn àwọn àlébù wọn àbáwọn àdínkù àwọn délé tí wọ́n ṣe so àánú ńláńlá ìdá ẹgbẹ́ kalẹ̀ ní ẹ̀sìn ìsọ ohun yẹn nù làbú kọdíjà àárí ìdíwòsì sí lẹ́fù pé hmm, àwọn náà kọ́ ìṣe àwọn díẹ̀díẹ̀ tí wọ́n ṣe tó bá ti dọ̀rọ̀ ní súnmọ́ ni yóò bá àwọn àdọ́mọ̀ rẹ̀ ní àwọn àyẹ́nà àwọn pristine àwọn wóòfù ṣé wóòfù àyẹ́nà orúkọ ọmọ rẹ̀ ni wóòfù àtàyẹ́nà ṣé orúkọ ọmọ rẹ̀ nìyẹn ṣùgbọ́n yẹn ṣe nàkọ́ ìṣẹ̀yìn ṣe ọ̀yọ́ so yẹn tiẹ̀ dọ̀là lè nìyẹn àwọn òbí láì ah ọkùnrin ó nù gan ó nù so wọ́n mọ̀ pé nǹkan tí àwọn ẹlòmíì tí wọ́n yàtọ̀ sáwọn níbi táyà yẹn kò dá tó ń tọ́ni bídà ń ṣe fàyọ̀ adé dhalika ìlà tìbáàrìhì alábìdà àtìhì eléyìí ni ó wà lídìí sí káwọn yẹn máa tẹ̀lé lórí àdádálẹ̀ rẹ̀ dúnà tìbáàrì ahli sunnati ala sunnatihim yàtọ̀ sí pé káwọn ènìyàn kí wọ́n tẹ̀lé àwọn onísúnnà lórí súnnà wọn ó ti láìkì orin tẹ́lẹ̀ náà ó láìkì wọn gbọ́n lẹ́kṣọ̀ bí àwàdà bí àwàdà bí lẹ́kṣọ̀ jami wà mí fámílì wọn àbí lẹ́kṣọ̀ àbáríjì bí alẹ́ ìnà yẹ̀yẹ́ wà ń bì wọ́n tún wá ní àwọn ìlú àtàwọn obìnrin tí wọ́n yẹn wọṣọ dáadáa ń bẹ̀ òun fẹ́ àtẹlé àti súnà náà wọn yàtọ̀ sí àwọn ọlọ́títí náà wọn kàn náà wọn ọ̀nà kọ́ìsì kankan náà ni òun fẹ́ kan ṣe léyìn náà so kí ló fẹ́ ti ṣe súnà fún because ìfẹ́ inú ẹ̀kọ́ lẹ̀ bá wọn yẹ mú tẹ́lẹ̀ náà ìwọ sọ fún àwọn pírèsì ẹ̀ ó ti pé báyẹn náà ó ti pé bẹ́yẹn wọ́n ní wà sáàníyà ẹlẹ́ẹ̀kejì nínú bí kí ní o ṣe máa tọ́ka sí ìtì Islam lulẹ̀ òun ni pé annahu ìdàwó kẹrọ min ajli bid'atihi bí yẹn bá ti ń pọ́n ní bídà àlè látara àdádálẹ̀ rẹ̀ sọ̀rọ̀ dhalika kalhadi alimuhagidi lahu yóò tí wọ́n dàbí alhadi ẹni tí wọ́n fa okun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ó yá ẹ má bọ̀ ń bí o asangudu yóò má bọ̀ ń bẹ̀ o alimuhagidi lahu ala insha ibtida fi kulli shay ẹni tí ń ràn wọ́n lọ́wọ́ tí ń encourage wọn ń fa wọn sókè pé à ẹ mọ̀ sí bí láyé lọ so wọ́n ní wa ala kulli hal so fatahi albida in these situations ni yìí kò sí bí náà wà máa bí náà yóò mọ̀ ṣẹ̀mí lọ wa tamutu sunan sunan wàá kú so tí síbi àti ìṣẹ̀mí lọ tí sinú bá ti kú kí ló ṣẹlẹ̀ islam wò wò wọ́n wà hadmul islam bí àìlè yìí eléyìí gangan ló ń pè ní pé kéèyàn ti islam lulẹ̀ yóò fi sọ́fà bọ́kọ̀dé àpè kí ló fẹ́ gbà mí kó ti islam lulẹ̀ táwọn fà bá ń ṣàlàyé nípa reason tí àkídà àṣàríyà tó fi fọ́n ká ní africa pàápàá north africa wọ́n ní pé n tó ṣẹlẹ̀ n tó yẹ pé àwọn èèmọ́ kàkún ni àmọ́mù zahabi wọ́n mú ọ̀yẹ́ wa ẹ̀pọ́n ní abulwalid al wọ́n sọ ní kitaabu al-ikhtisaru fi rọ́pìlì fuqaha wọ́n sọ pé Abu Dhar al-Harawi tó jẹ́ lára àwọn afá tí wọ́n wà ní ní Mẹ́kà kan so wọ́n ní ẹni ńkọ́ wọ́n ní ọ́fíìsì madhhab àwọn Ash'ariyya ní Abu Dhar al-Harawi so wọ́n náà wọ́n á bí lọ́kàn pé min ayna laka hadha ibo ló ti ibo ló yìí so wọ́n ní wọ́n bí wọ́n bí wọ́n bí kwẹ́sàn yẹn pé ah, ibo ló ti rí ma abil hasan ad-Daraqutni ọjọ́ kan mò ń rìn pẹ̀lú Abu Hasan ad-Daraqutni kan so bá abubakar bin tọ́yìbù abubakar bin akilani ni ọ̀hún abubakar bin akilani yìí ìmọ̀ ń rọ́dà àwọn christian lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ ń ìmọ̀ ń ìmọ̀ debate àwọn christian ó dẹ̀ máa ń rọ́dà àwọn ó máa ń ṣàlàyé àwọn àna wọn ní bá akilani ṣùgbọ́n níbi dáhà ni irú nǹkan báyìí náà ni so ansagudi wọn kọ́ mọ́sálásí fine ó yẹ kí mọ́sálásí yẹn bí náà ni wọ́n ṣe mẹ́rin but n tó bá kó jẹ́ dáadáa àwọn yẹn sìn yìí kò tó level àná tí wọ́n ṣe so bàkìláni aṣáàrí tó máa ń ṣe tààtìlù sibata Allah subhanahu wa ta'ala tí wọ́n rí gáàdì àwọn tààtìlù Allah tí wọ́n túbá mi tí ó mọ tí ó mọ tí ó mọ lórí ẹ̀kọ́dọ̀ so ìgbà tí wọ́n tí wọ́n ní àfásúnà yìí that is àdàkùtì tán pàdé Baqillani so wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣá wọ́n so wọ́n kí tí wọ́n fi lọ so ẹni tó wá jẹ́ Abu tó ń jẹ́ tó wà pẹ̀lú al so tọ́ náà tó wọ́n tí wọ́n ṣe mistake aspect yẹn àkọ́ náà tó máa ń defend ẹ̀sìn ni lára kẹ́lí mọ̀ pé kọ́ náà tó máa ń defend ẹ̀sìn tí wọ́n sọ fún Abu Dharr al-Harawi yẹn wọ́n dẹ̀ ka bàákì lánìṣẹ́yìn rẹ̀ tó fi lọ́n kí lọ́wọ́ rẹ̀ wọ́n tó kí lọ́wọ́ rẹ̀ wọ́n ṣe gba wàkídà àṣàríyá rẹ̀ tó wà lọ́wọ́ bó ṣe gbà lọ́wọ́ ènìyàn ìgbà tí wọ́n gbà á tán tọ́nà padà dáfà bó ẹ̀rẹ̀ sí spread sáwọn tó ń wá sí North Africa tó wá kí ó mọ́kà bó ṣe spread fún wọn nìyẹn ní àkídà àṣàríyá ló bá fọ́n kálẹ̀ látara praise ẹjọ́ kan ṣo látara praise ẹjọ́ kan ṣo àkídà àṣàríyá sì fọ́n kálẹ̀ ẹ wá wọn rú ìṣesí wò pẹ̀lú ìṣesí àbúkọ̀díjà ẹ fi rí pé jẹ́ pé ìtì islam lulẹ̀ sam òun ni àbúkọ̀díjà yẹn sheikh fawzan hafidhahullahu ta'ala wọ́n sọ nínú nínú tíra ajúbátí mo fi dá ní page 55 wọ́n ní wọ́n tá máa sọ fún tá máa sọ fún ìyàkọ̀ ní pé kí ni o sànà tá máa sọ fún ẹni tó bá yín níbi ẹni tó bá yín níbi dá ó ní pé sana'uka alayhi ashaddu min dalalihi asibiti wa yin bida gbogbo ṣe yi òun wọn tó fẹ́ burú ju àánú ni ẹ lọ the anna nasa yẹsìkú náà bí sànà ìkàlẹ because àwọn èèyàn wọn á máa fọkàn tán bó ṣe yìn yẹn so tó bá ti bẹ̀rẹ̀ sí yin ẹni tó jẹ́ oníbídà so tó bẹ̀rẹ̀ sí yin kọ wá tán wọn jẹ wàhádà fathu bábí lẹkọbúlì afkari mudilin eléyìí sì nìyí ìṣílẹ̀kùn kí àwọn ìròrí àwọn tó ń sọ̀rọ̀ yẹn kó wọnú islam nìyẹn allah musta'an so generally so ní ìkó ọ̀rọ̀ yìí ìkó tán so ọ̀rọ̀ tí àfẹ́ kó gùn lọ́pọ̀lọpọ̀ ni so ní ìkó tán ó ní pé èyí oníbídà nìyí o fún àwọn èèyàn tí wọ́n kì tí wọ́n dákàmọ tí wọ́n mọ̀ súnà dáadáa àtàwọn tó dákàmọ gan náà wọ́n tó wọn lẹ́yìn tó tẹ̀lé lẹ́yìn so àwọn tó dákàmọ tó wọn bá wọn dákàmọ kí wọ́n sọ bá wọn àwọn tó bá wọn dákan wọn nù wọn gan so àpòvà ni tí kì í máa ń ṣe bẹ́ẹ̀ èyí àfáṣe òṣèlú gé ọdún òun síta ń tẹ́ kẹ́ kẹ́ yọkùnù tọ́jú wọn fẹ́ jáde wọn kẹ́ sáyé lọ gé bẹ̀rẹ̀ kó mẹ́ ẹ ti lọ gé síta lọ́tọ̀ káwọn yẹn fi rí so ọyọ́ mọ̀ ọmọ kà sí pé pé yàn àpúvò ojú ọ̀nà tí wọ́n ṣe ni bí kí yàn àpúvò ẹni eléyò eléyò eléyò eléyò tọ́ ara sára ẹlẹ́ẹ̀kejì ni pé tí ti ń yin dáhùn yìí so àwọn tó já ṣiṣẹ́ ń bẹ̀ á di tẹ́ mu fojú kéré nìyẹn náà ń pè ní sọ pé ọ̀nà kọ́ ìṣ ọ̀nà kọ́ ìṣ ọ̀n tó yẹ pé àwọn anu ńláńlá tó ṣe pé tó wà láyé tó wà láyé ọmọ kọ́dí aláwa ni gbogbo tó wà láwa tán lọ ti gbogbo wọn lẹ́nu wọn lọ ti gbogbo wọn lẹ́nu àwọn ọ̀gá nínà ni káláyé ọmọ rẹ̀ ni ìnáwó kọ́dí àrídìí sí lẹ́fù ọ̀nà kọ́ ìṣ ọ̀nà kọ́ ìṣ wọn ah Allahu musta'an so a máa fojú a máa fojú a máa fojú a máa fojú fa bí àwọn ṣe a máa fojú fa wálẹ̀ a tún wá máa a tún máa fa wọn ní súnà àti súnà a máa fa wọn wálẹ̀ nísìnyí ọmọ tí ó sọ pé òun ò kúnlẹ̀ ńlẹ̀ mọ́ òun ò ṣe bí dáhà ńlẹ̀ mọ́ òun ò ṣàṣàròdì ńlẹ̀ mọ́ tí ìyá rẹ̀ bá lọ ríru fídíò yìí ṣé kò ní fi hàn pé àwọn gáyìn náà nìyí wọ́n tún pè ṣàṣàròdì yìí kí ló fẹ́ sọ sí mo rántí gbà tí kọ́nà pétrọ́nà àwọn àbúkọ̀ ah, díyà so kí ló fẹ́ kí ló fẹ́ kí ló fẹ́ kó máa ṣẹlẹ̀ aláṣẹ ni pé àwọn oníbíà tó fẹ́ kọ́ túbá lórí nǹkan tí wọ́n ń ṣe àwọn kan túbá kọ́fì nǹkan tó ń ṣe kán fi kalẹ̀ kán padà síbi sunna tó máa gbélé yìí ṣé wọ́n tún máa lékún bíbí dà wọ́n sí ṣé wọ́n ní máa lékún bíbí dà wọ́n sí wọ́n mọ lékún bíbí dà sí náà bọ́sì àwọn gbà táwọn ṣe yìí náà ah, kódà àwọn tó ń pèsè àwọn wọ́n tún ní pé àwọn sáláfì gan ò lè táwọn ṣe àwọn sáláfì gan ò lè táwọn ṣe so látara bẹ́ẹ̀ o bídà á máa di àtìrandíran á máa di àtìrandíran àwọn yóò máa jugún lọ́wọ́ ara wọn á tún á máa lékún sí á máa lékún sí because eléyìí bí wá pé èèyàn ká kọ́ńdà àlùwàlá wà lùbàgbọ́ bí kí yóò kákún kò kò jáàmù kankan lọ́dọ̀ èèyàn pé hmm, kò lọ́fà tó báyìí kò lọ́fà tó báyìí so èèyàn kan tó ń sílẹ̀kùn àánú tó tún ga tó tún ga tó tún ga àtúnṣe sí ni àbí Allah subhanahu wa ta'ala kó láà kó ń bi kó ń bi anu so àti anu asagudin ni o àti anu abúkọ́lé àti oyin wọn ni o kálá aṣọ akóńbẹ o àtẹ̀fílẹ̀ irú àwọn èèyàn irú àwọn àbúkọ́lé yẹn ṣe tí wọ́n ń lísìn sí bọ́n ṣe máa ń sọ ohun mùsùlùmí nù nìyẹn bọ́n ṣe máa ń sọ ohun èèyàn nìyẹn kan ṣe tí wọ́n fi tíyàn kalẹ̀ fún ẹ lọ gbọ́ àwọn afásún náà ẹ máa lísìn sí àwọn afásún náà أو الله سبحانه وتعالى كي الله allah kọ́ni هذا والله أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته